fi wá Islam wọ́n jẹ́ àṣẹ kan mí Islam ọlọ́run mọ́ fi haramu bọ̀ wá lẹ́nu kó tó dáa fún wa ee ọlọ́run wọ́n jẹ́ adíjágbàjàgbà wọ́n jẹ́ àpò ìdájí ìfèrí ìdájí Islam wọ́n ìsàdánwò fún ọlọ́run ogun tí wọ́n bá ṣe láyé lóore ẹjọ́ àríṣe gbogbo ẹgbẹ́ ọlọ́run falbarkasi ọlọ́run falbarkasi àwọn ìtẹ̀hádùn ọmọ ọlọ́run má jẹ gbéṣẹ̀ kọjá tí sẹ́wà àdámà ṣe o lọ́láwọn kan ti gbéṣẹ̀ kọjá abẹ́gbẹ́ sẹ́wà àdámà gọ́ sẹ́wà àmáni gọ́ àwọn wá dá gbogbo ẹ̀pọ̀ wọ́n dọ̀sánpọ̀ mọ́rú kọ̀ láti bọ̀tán ọlọ́mọ́sàfíà bùkátà yíò ọmọ aṣọ́ àbíbùlá ọlọ́mọ́sá dótì wọn ẹ̀bọ́ sàfíìlá ọlọ́run dótì wọn gbogbo àwọn ẹni ọlọ́run pápátá tí wọ́n múlé ọlọ́run lọ ọlọ́mọdé wọn parẹ́ ọ̀làkúwọ́lá wọn sàdútẹ̀ nìkọ̀kan wa ọlọ́lá ilá ilọ̀lá اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم تسليما وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلموا تسليما ẹnu ọ̀tá bá sọ ẹlẹ́kùnrin yóò tó wá orí àsọjú ọ̀rọ̀ kì í máa fà ní wá khairul kalami máa kọ̀lù àwọn tẹ́lá èyí tó bí dájú náà lè ìtọ́bá ma níwọ̀n tó sì lọ bíta fẹ́tàrà àwọn jẹ́mọ́ yìí ẹgbẹ́ mukarramina wọ́n ní ká nípa ìṣọ̀kan tàbá fẹ́ sọ nípa ìṣọ̀kan iṣẹ́ ti wọ̀ láti Ìlọrin láti bọ́tàrà àtà ìzùmọ́júmọ́ lọ́tẹ̀ẹ́ àti lọ́dọ̀ bàbá alẹ́mọ́yà kí mọ̀kádàm tó sọláìsí ajatul karim ìsẹ́nà pọ̀ jẹ́ alájà kan jẹ́ kàdíjá bá ti mọ́lọ́run sí fàṣíhà ni khatiba ni ọgbẹ́ kásẹ̀tì kẹjáde lánàá tó fi ń ṣe kọ́tùbà lérí mẹ́mbàrí gbogbo ọjọ́ jímà lérí rédíò lè rédíò ọjọ́ jímà láàrọ̀ láàrọ̀ mísẹ́nà ti ni ó ti tò tẹ̀léra wọn náà ni díẹ̀ tá wọ́n ní ká sọ ń pa ìṣọ̀kan. ìṣọ̀kan tá a wí yìí ǹjọ́ ṣe é ṣe àbí òṣìṣẹ́ kágbé e sí nàfàríyà fìkìríyà falsafíyà ẹ̀lmíyà àdàbíyà ní ọpọlọ làákà ìsáyẹ̀lì ṣé ìṣọ̀kan ṣe é ṣe sọ́lọ́ ń fẹ́ bẹ́ẹ̀ ńgbà tó fẹ́ tó pàṣẹ ńgbà ó pàṣẹ pé ẹ lọ́ọ́ ṣọ̀kan sọ́fẹ́ bẹ́ẹ̀ àbọ́fẹ́ kọ̀ pàṣẹ gbogbo amuru míì amúrò ọlọ́run a máa kálẹ́fà kúdúrà lọ́dọ̀ ààrẹ náà ló ṣe bẹ́ẹ̀ o design ni o kò lè pé kò lè ṣe kankan kọ́ o ńgbà míì yóò fi ẹ lọ ṣe kò sì ní jí ó ṣe ṣe ńgbà míì yóò àpé ẹ máa ṣe kò sì ní sọ fún yín pé ẹ yóò yọ̀ǹda kẹ́ ẹ ṣe kò sì ní sọ fún yín pé ẹ ṣe yóò wá dájọ́ tó bá wù alimayasa alladhi yaf'alu ma yasha náà pè ní alimayasa ntọ́ba wù ní oṣù. ọlọ́run ní alọ́ ọ̀sọ̀ kan nínú àkùránì ó lọ́gun ó kígbe ó pariwo ọ̀sọ̀ anọ́símẹ́ntì ẹ̀. ọwọ́ pílánì wa látara èsọ̀kan ló fi pílánì wa ló fi dá wa. a máa lè pé àṣẹ ní kan ni ọ̀kan ni. ó tún wá sọ fún wa pé kò ọ̀kan ó ní òṣìrò ohun ṣé yóò ṣe ṣe báwọn ṣé yóò ṣe ṣe ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni tàbá ní àsọ́dọ̀ àwọn súfí tí èsè súfí súfí tí èsè súfí ológogoro àtọlọ́dúnkọ́ òun ti dàrú tẹ́lẹ̀ kátó atúkọ̀rọ̀ tó dàrú yóò tún dàrú kùn ni bàbá ti gbé sọ́dọ̀ àwọn onífàlásífà àtàwíd ilmul kalam táwọn bá na yí máa sí wọn rí nǹkan kan yọ ẹjọ́ ẹṣẹ́ ẹ̀rì kan mú. níta àwọn ìbẹ̀ ni pé ọlọ́ni asọ̀kan náà Al-Qur'ani sáàtì sọ̀kan ọ̀hún àbáàrífe tọ̀ á máa gbìyànjú ẹ̀bá àbá sí rífe torí àṣẹ kí ẹ ṣe ó ti dàṣẹ. ká mú ọ̀rọ̀ díẹ̀ wá nípa kí ní jẹ́ al ala يعني الاجتهاد والاعتصام náà ni kájọ fúra kájọ múra wa lọ́wọ́ kájọ dìmára wa kájọ pawọ́pọ̀ kájọ sí nǹkan rí والاعتصام بحبل الإخاء والمودة fàndẹ́sà ò láwàá lè ilẹ̀ fún àfikájọ sọmọ ẹ̀yà àfikájọ fẹ́ràn ara wa àfiká mójúkò ńlẹ̀ ara wa a máa sẹ́ra wa torí kọ̀sọ́ gbọ́tàdà nítorí pé ikhtilaful matabi' wal gara'in nítorí wọn fi dá wa yàtọ̀ọ̀tọ̀ lóòótọ́ tòrábù wọn náàrù wọlmá wọlháwà ìgbò ti lè pé mẹ́rin tọ́lọ̀ fi kìrìẹ́tì ẹ̀dá wa látòrí babaláwa Adam ìyẹ̀pẹ̀ omi iná àtàtẹ́kùn ó di mẹ́rin àmẹ́rin máa jà ẹ̀gbọ́ mẹ́rin ó máa jà lórí ẹ̀dá tó dúró fún èmi nìkan mọ́ ti dóyì àtẹ̀yìn náà bẹ́ẹ̀ ti jòkó ìmà bára mi jà ń sì máa fọ́ra mi létí pé á ah, ráìsì mo ní mo fẹ́ jẹ ẹ̀bà ní tó wù mí yìí kèèkàn lómi èmi náà ní tó ń dààmú ara mi o níwọ̀n ọjọ́ sí pé tí mo fẹ́ mu ẹ̀kọ́ tútù ló tó wù mí jẹ yìí nǹkan tó gbóná òun ni tí ń jẹ́ harara in tó tútù òun ni ẹ̀kọ́ tí ń jẹ́ bòrúdà wọ́n fi tútù dáwa wọ́n fi gbígbóná dáwa tútù ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ gbígbóná ń béèrè ẹ̀tọ́ tiẹ̀ láàrin èèyàn kan ṣoṣo fúnra rẹ̀ wọ́n á dààmú kọ̀mọ̀ yìí tó sí àlàtàáwùn àìnàlúwàdà nígbà tí èyàn tó dúró fúnra rẹ̀ òun náà gẹ́ẹ̀tì ara rẹ̀ ìbí náà gẹ́ẹ̀tì ara mi ọ̀nà dáàrùgbà gẹ́ẹ̀tì ara wádà àbí yéyìí àfibọ́lọ̀ ń bá fẹ́ àfibọ́lọ̀ ń bá fẹ́ àfibọ́bá wọlọ́ wàlmàwádàtọ̀ alátàáwùn wàtàkà Ìjọ́ jẹ́ àṣẹ àṣepọ̀ náà ní ká lè ara wa lọ́wọ́ torí pé àjèjì láyé ọwọ́ kan ò gbé gbá dórí. Èèyàn kan ò lè dádì ìdè kó débi ń lọ. ni yọ́ ọ̀dọ̀. Wọ́n bá ọ̀dọ̀ ni yóò nídi olówó. Wọ́n àbá ni ìyàn nídi ọmọ kéwú. kẹ́nìkan ọmọ ajá àbí kẹ́nìkan ọmọ ọrọ̀ àríkẹ́nìkan ọmọ pàánà fún láàá òun náà ni ìyàbá amọ́wọ̀n nìkan sọbọ lọ wàhálà rí ọpọ̀ ọlọ́run nìkan ṣoṣo lọ́yẹ ẹ̀kọ́ yẹ lómí tí ò ní jẹ́ túká ọ̀pọ̀lọpọ̀ sùúrù Wàtàrùkù ìrìnáyàtì. Kí wá pé tèmi tèmi, ànàníyà ni, Wàtàrùkù ìrìnáyà bí a bá tàrákà ìnáyà kò ní sàṣe orí. Wàtàrùkù ìrìnáyà, tèmi tèmi, èmi nìkan ni a fi ṣe chairman, èmi nìkan ni a fi sàkápò, èmi náà ní ìtúnjẹ tẹ́sọ́rà, oyè mẹ́ta lérí ìwọ nìkan, ìwọ lọ́lọ́run ni fílẹ̀ fẹ́ lòmíì. Wàhùn bò dáàtì. Kí wá fẹ́ràn rẹ̀ kọjá bó ti yẹ kò sí sàṣẹjọ kò sí sàṣẹpọ̀ ìyá yóò tì kankan lẹ̀ fún ìyàwó ní mànà ìyàwó náà wà á mà pé mo bẹ́ nìkan lé ọkọ ọmọ wọn ti dọ́gbadọ́gba láàrin wọn èyí tí ìjà yìí ó tónu náà. wọ́n láàmọ́lú ní mẹ́jà ìlbáàgìrì. mẹ́ra bẹ́ ní àtìpọ̀ àwùjọ òun ní múni ní ní múni sọ̀sídì láyé torí èèyàn lè ṣàṣeyọrí bí ń bá ń dá nǹkan ṣe èyàn ò lè tàṣẹ yọrí láìlá ìyàwó rẹ ní ọ̀ràn lọ ọ̀nà ọ̀ràn ìyàwó lọ ọ̀ràn àfà rẹ lọ ọ̀ràn makíwù rẹ lọ ọ̀ràn ọ̀rẹ́ rẹ lọ ọ̀ràn jẹmọ́ rẹ lọ kí káàkiri ìyálé ọ̀ràn ìyàwó lọ kí ìyàwó lọ́wọ́ Wàlúwàyò Nàbúkì iná rẹ̀ ju àlẹ́wà ádá. Àlẹ́wà ádá lè láàrin, nàbúkì iná rẹ̀ ju àlẹ́wà ádá. Nílẹ̀ ilimi, àlẹ́wà ádá lè sáàdì, àlẹ́wà ádá lè àmúni, àlẹ́wà ádá nàrí ju nàbúkì àlẹ́wà ádá. ń bá wo sátẹ́láìtì tẹ́ ń wo CNN tẹ́ ń wo ìròyìn àgbáyé tọ́wọ́ ẹgbẹ́ ma mùsùlùmí dáadáa ní láti bí oṣù mẹ́ta mẹ́rin ẹ máa sunkún jojúmọ́ lórí ẹ̀yà wa ní àwọn jẹ́ kan bẹ́ẹ̀ wọ́n jẹ́ mọ̀lọ́fọ́mà àwọn kan bẹ́ẹ̀ wọ́n jẹ́ kasam àwọn tó lágbàá jù láàrin wọn ó tó kọ́ àwọn mí bẹ́bí márùn wọn wá ṣe pọ̀ àìṣepọ̀ wọn wá jẹ́ kí Ísírẹ́lì rá pálápálá wọnú wọn wọ́n wá ń ṣe wọ́n léṣe torí àtìrímùná láàrin wọn aríbìkí láàrin wọn wọ́n tún láàsírí ara wọn ìsìn ni wọ́n tó wá tají nígbà àwọn fẹ́ gbé alkimmatul eh, arabiya wal-ummatul arabiya àwọn fẹ́ kó tún padà wáyé wọ́n wọ́n ti méjì ní ẹ̀lọ́wọ́ lè nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ya jẹ wọ́n aláàfò èèyàn ni wọ́n padà lọ thousands àwọn ọmọ kéékèèké tí wọ́n pa ọmọ ọmọ owó tí òfin ogún sọ pé àgbọ̀dọ̀ pa ní gbogbo àgbáyé tálùkùránì ti sọ káwọn tó sòfin àwọn ọmọ ń lọ bí 3000 ọmọ owó àwọn aláàárẹ̀ àwọn àgbàlagbà àwọn arúgbó wọ́n bà dúkìá jẹ́ ìyẹn Israeli wọ́n gbé Israeli sí kọ́ọ̀tù bí ma wá rojọ́ pé ó lùfin ogun nígbà èèyàn ti parẹ́ sí alawahada lillahi nàbúgẹ́nà ríjò alawahada alawahada lillahi nàbúgẹ́ ti ká fún ẹ̀yin àgbàlagbà afàsìkò ìpè yìí ẹ dákun ẹ má jẹ́ àtòrí owó dùtàrà wa ká má bẹ̀sì jẹ́ bá wọn tí ń bọ̀ bàbá ìmáàmù èkó wọ́n gbìyànjú púpọ̀ wọ́n ṣe sùúrù gbogbo àwọn àfáà àtàǹbẹ̀ lábẹ́ wọn ẹjá torí ọlọ́run ká má ara wa títa níbi tá a bá kù sí ẹjá tún fẹ̀sì inú ìsìláàmù gbogbo ẹ̀sìn bá dé ànígbádùn mọ́sálásí ànígbádùn nulé láàrin ara wa ọlọ́run tí sọ fún wa ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwò látún kó kùmọ̀ sí ra wa sí nígbàtá sì táàrí náà ò ní jágbádùn aláwáhádà líláàrí nàrígbé nàríjò àyíwáàdà pẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àdínì àwọn ọmọ kéwú àmàrkẹ̀zí ní kí bàbá wa gbọ́ ìrìn kíkà àjọ kan láwa ń ṣe ohun àjọ kan láwa ń ṣe àwọn kan ní ìyàwó lọ́tọ̀ọ̀tọ̀ kàjọ kàjọ kan láwa ń ṣe àwọn kan ní ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين إلا من علم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين ولو شاء ربك

ká máa jẹun bákan náà ká máa sùn bákan náà ká máa wọṣọ bákan náà ká máa ronú bákan náà fèsì bákan náà kọ́rọ̀ mọ́tàrú láàrin wa tó bá wù ú ni ó fi hàn pé kò kò fẹ́ síbẹ̀ torí bí tẹ́lọ̀ ń bá ara sọ kan náà wọ́n ti mọ̀ pé agbádá lọ́mọ ara kọ̀ mọ́ sẹ́sì rẹ̀ kó lọ́dọ̀ rẹ̀ àmọ́ tẹ́lọ̀ tí ń rán sáàtì tí ń tún rán gbádá tí ń rán sọ́tà tí ń jẹ́jà làbíà ah, tí wọ́n ń gbé oríṣiríṣi ìdìsá ìjáde lọ́lọ́ àpèjúwe nù ọ̀sà àkàn kúkúrú ẹlòmí àkúrú èrò rẹ̀ àkúrú pọ̀ ẹlòmí àkúrú èrò rẹ̀ àgùn ẹlòmí àgùn sọbọlọ ọpọlọ kankan ilá fún ẹlòmí àsára bàkàtà kò sí ní lálàáfíà ẹlòmí àrí fẹ́lẹ́fẹ́lẹ́ ó lè la gbogbo wa mẹ́lẹ̀ ẹlòmí ọpọlọ eré ẹ̀ ó ju ara rẹ̀ lọ ọlọ́run gbogbo ẹ̀ pamọ́ kò já ká ọmọdé O lè ké ìyàwó àfìyálé lẹ̀. O lè ké ìyálé àfìyàwó lẹ̀. Ọlọ́run àti ọláfọ́mà kéwú afárẹ̀ a máa jẹ lábẹ́ ẹ̀. Wọ́n bá wọ ọlọ́run ní ó lè jẹ́ àjọ lówó lákanáà ká máa jẹ́ mílíọ̀níà bílíọ̀níà tó ọ̀kántébù kájọ ní bá bá ní kò ní ìwọ̀n. Tẹ́nìkan ò ní ṣerú ẹnìkan. Wọ́n Wọ́n láwọn jẹ́ àrọ́ fúkà. Wọ́n láwọn abẹ́ olú kúrò ní bí. Ó láyé, táyé òfin ní jẹ́ ìmọ̀ láyé sálú náà múkútàlì bí láàrin yé máa gúnra wa lẹ́nu. Ẹ̀gbọ́n ọmọ takọ̀ àbúrò rẹ̀, àbúrò ọmọ takẹ̀ pẹ́ tí ò níbi. Ṣé ń tẹ́ ń jà sí náà ní rárá mọ́ bí ó ti wà láàtún kíra wa mọ́? Àmì Ọlọ́run. Ìyálé pẹ̀lú ìyàwó kílẹ̀ ń jà sí, ṣebí kí ní tọ̀wọ́ òkú mẹ́ ṣebí ṣe tiẹ̀ náà jẹ́jọ́ pín ṣíṣe nǹkan ń fún náà kí ló lè tó bẹ́ẹ̀ ayé tá kò ọkọ̀ tó wá kú olóhùn nígbà kí rẹ̀ ń jà sí ń jà sí lọ́tàn yìí wàlá yàzàgò na mọ́kọ̀tàlẹ̀ bí iná ilẹ̀ mẹ́rin mọ́ra ájá sílẹ̀ ìmáàmù ájá sílẹ̀ dání ájá sówó pínpín ájá sọ́rọ̀ sísọ ájá sí ájá nítorí pé ní ìtò wọ́n dáálíkà a ó close méjì open àti close ọwá ní ilẹ̀ àmàràhìmà rọ́bùkà nígbà ogun ẹ̀bá dàrú sẹ́ni ọlọ́run bá kẹ́ ní ọ̀dà àmà pé kí là ń jà sí kí ló di wàhálà ọba tó ti parí nǹkan ẹ̀ irú mọ́tò tí lágbára kún lèmi náà ogun gbogbo tí ọba gbà láàfún kí ló ẹgbà tó fún ọba tó ti parí di ẹ̀mẹ́ ọ̀hùnlẹ̀ tó lọ ṣe àdáwò mi bò mí àbíkẹ́ yóò jòkó jẹ́ kó tètè dá àmà pé ẹni ọba dáàmà ohun bí núrì ilé wọn núrì ìdáyà òun ni ìjà rẹ̀ ọmọ wọn mọ́sálásí ìjà rẹ̀ ọmọ níwọ̀n nínú ilé ìjà rẹ̀ ọmọ wọn lérí ọkọ ìjà rẹ̀ ọmọ wọn lérí oyè ìjà rẹ̀ ọmọ wọn lérí owó pínpín ìjẹpọ́lọ̀ ní pín ọlọ́run ti parí ẹ̀ وتمت كلمة ربك لأن ربك ربنا لجنة أنها

àwọn àwọn wà lè ṣiṣẹ́ tó nǹkan àwọn ń parí abọ́ wọn ń parí àwọ̀ fẹ́ sí parí àmàlà àwọn ń parí ìṣẹ̀mú eléyìí ló jì ṣiṣẹ́ kalẹ̀ ẹlákun sẹ́mà ní pé tá a bá yẹ̀ wò dáadáa pé irú ètò wo lélẹ́yìí ohun tó lè ṣiṣẹ́ lọ́yẹ kó lè ni wọn tí wọ́n adámu tó ròyìn wọn fún wa púpọ̀ bẹ́ẹ̀ ni bàbá kamali kéwúrọ́lọ́ ń bò wọn kọjá tara wọn nìkan iyì tọ́lọ́ ń bò wọn kọ́ wá pín káàkiri àwọn wá ṣe wàhálà kú wọ́n jìyà kú wọ́n lọ àwọn wá yọ̀ bí ìdí nínú tí wọ́n gbé kalẹ̀ ọlọ́mọdé àṣìṣe. wàtàmàtìkẹ́lì mẹ́tọ̀rọ̀ bí ká láàmùlà nájà mọ̀mọ̀mọ̀ níjẹ́ ìnà sí wà náà sí àjúmọ́

afàwọn kan sílé à ń ṣe jàmbá ń ta bí àwọn olè wọn bá mọ̀ lè gbìjà ọlọ́run mọ́ gbìjà ẹni ọlọ́run bá ní ọdá àmà yóò ní sinmi àwọn àfáà tọ́lọ̀ sọ wá lẹ́nu pẹ̀lú mímọ̀ ẹ wo ni wọ́n pé kì í àwọn tó jòkó yìí wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n sì yé jù wá lọ àwọn wà lọ síṣẹ́ látàárọ̀ wọn tọ́lọ̀ wọn tó kí là ẹni bá wá dáa bàbẹ́ tó bá ṣe sùúrù bẹ́ẹ̀ òun ló wà náà kí ọlọ́run ẹjẹ́ ká sọ̀kọ̀ bá ń ní àfáànú ọlọ́ púpọ̀ mo ti dáka síwájú fún gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ fún gbogbo àwọn dátọwọ́ lọ ẹjẹ́ ká ṣàṣepọ̀ ẹ̀yin mùmínì hmm. ẹjẹ́ ká Ìrànlọ́wọ́ wà ní ibẹ̀ ẹ̀fẹ́ ní bá lè ṣe. Ẹjẹ́ ká tàbí pọ̀ ẹ̀yìn mọ̀ mi ní. Ìrànlọ́wọ́ wà ní ibẹ̀ ẹ̀fẹ́ ní bá lè wá lè bàdùn, kọ̀ràn wá lè dá. ẹ̀yìn mọ̀ mi ní jẹ́ káàdà sí pọ̀ ẹ̀yìn òmìnà ayé wá lè bá dùn ọ̀run wá ń lè dá. Àtàbà ṣàdé pọ̀ ọ̀rọ̀ wa ò yanjú. Nígbàtà bá ṣàdé pọ̀ ọ̀rọ̀ wa ò yanjú. Aya wa pọ̀ àwọn ọmọ wa ò sì dá ìjẹta tàbí kọ́ ẹ̀yìn mọ̀mìnà. Sọ̀rí wá lè gbọ́dọ̀ kọ́rọ̀ wá ìdá. Ẹjẹ́ rọ́jú ṣàdé pọ̀ kàdé bò títọ́. Ẹjẹ́ rọ́jú ṣàdé pọ̀ kàdé bò títọ́. Kọ́wọ́ wá ó lè mókè lórí ọ̀tá.